بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم والصالحين من عبادكم وإمامكم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم محمد بن عبد الله وعلى آله وصحابه وتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين ما بعد adúpẹ́ fún ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọgbà pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin ọba láàánú ọba oníkẹ́ ọba olóore ọlọ́run ọba tó yí pé orúkọ rẹ̀ o náà láfi parí ìjókòó tọ́lọ́ọ̀ a sì fa ìgbésí ayé wa fàálẹ̀ lọ́wọ́ lẹ́yìn tó dúró ẹbẹ́ síwájú èyí pé kọlọ́rẹ̀ mi wa kí ọjọ́ òní kó sojú wa kó wa láìkú alálàáfíà kó wa nínú ìgbọ́lọ́wọ́ bá gbọ́ alhamdulillah alhamdulillah ọjọ́ náà tó pélé ní adúgbàfọ́lọ́wọ́ bá náà alhamdulillah gbogbo àwàtọ́lọ́n ti wá ní ká wà ní kalẹ̀ láti wá gbọ́rọ̀ Ọlọ́run àtàwátá fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run láàdẹn tí ó sọ ọgbọ́ ọlọ́mọdún aládánà ọmọ ya wá àwọn èèyàn tí wọ́n ń bọ̀ lójú ọ̀nà tó sọ ìyọ́nà ọlọ́run ní gbogbo wa ń wá ọlọ́run mọ́jà ríbinú rẹ̀ o àmín láyé ń bí mọ́jà ríbinú rẹ̀ ọlọ́run inú sàárè wa tàbá dénú sàárè mọ́jà bábinú rẹ̀ pàdé ń bẹ̀ àmín ní gbangba àlìkíámà jẹ́ àti gba ẹ̀san sẹ́ mọ́jà bábinú rẹ̀ pàdé ń bẹ̀ àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa nábà Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run àyànfẹ́ ọlọ́run ayọ́ ọlọ́run ẹni ìfọkàntán olódodo tá a máa gbà lólódodo Muhammad ibn Abdullah sallallahu alaihi wasallam rí ọlọ́run bá ní rọ̀jò kẹ́gẹ̀rẹ́ lé lórí àmín òjò kẹ́gẹ̀rẹ́ bá rọ̀ lórí àwọn ànábì ọlọ́run tí a jí sọ́lọ́ bá síwájú rẹ̀ láì yọ ẹnìkan kan nínú wọn àmín òjò káìgẹ̀rẹ̀ ọlọ́run bá ń sí fáwọn sàábí ànábì látorí wọn gba àwọn ẹni rí àwọn ẹni rí àwọn ẹni rí tí wọ́n dáadáa tẹ̀lé wọn bá ìrọ̀jò káìgẹ̀rẹ̀ náà lórí wọ́n jẹ́ kí òjò káìgẹ̀rẹ̀ ọ̀sán lórí àwa náà kó lórí àwọn àrọmọdọ́mọ níbi tí a sì wà lọ́wọ́lọ́wọ́ náà ni fíkìl òsùra fíkìl òsùra àgbóyẹ ẹbí gbogbo wata wá láǹfààní àti wà ní ìjókòó tó síwájú eléyìí agbègbè tí a bẹ̀rẹ̀ náà ni fíkìl mabadi lè àmà lè zawaj àgbọ́yé àwọn gbòǹgbò àwọn àpìlẹ̀ gbogbogbò tàbá fẹ́ fẹ́yàwó tàbá fẹ́ lọ́kọ the general principles for the marriage general principles of marriage in Islam àwọn tí ìlọ́kọláyá dólé lórí ìwà gbọ́ àgbọ́yé ẹ̀ fún ọkùnrin tó fẹ́ níyàwó fóbi tó fẹ́ lọ́kọ tàbọ́kùn ní tó ẹ̀tí níyàwó tàbọ́kùn tó ẹ̀tí lọ́kọ àwọn bí ọ bá kù díẹ̀ káàtó náà wá dáadí lọ́kọ dáadí níyàwó gbàbángbà ma tó bẹ̀ṣe àwọn dáadí ìlábà a lè fi nù àwọn ọmọ wa lọ́kùnrin lóbin Ibrahim tó bá fẹ́ níyàwó àwọn ìlànà tí ẹ̀sìn wà lákalẹ̀ rẹ̀ tàbí ní nọ̀rọ̀bíhìm a rí wọn sílífà basira rukayya tó bá fẹ́ níyàwó a bá àwọn ọ̀nà báyìí báyìí láàgbà ní ọkọ ní ìjókòtọ́ lọ lórí orí àwọn nǹkan tó jẹ́ general principle of marriage kókó méje ni kókó mélòó kókó méje àwa ti ka méjèèje fún wa àwa fẹ́ mọ́ mú ní ọ̀kọ̀ọ̀kan kókó alákọ̀ọ́kọ́ ni alìdáàdì wàlìsìdáàdì alìdáàdì wàlìsìdáàdì alìmúnásì ìgbáradì ìmúralẹ́dẹ marriage preparation for marriage mo fẹ́ fẹ́ yàwó kí ni múralẹ́ rẹ̀ mo fẹ́ lọ́kọ kí n palẹ̀mẹ́ ẹlẹ́ẹ̀kejì al-ikhtiyaru wa ususuhu ìsẹ̀sà ìyàwó rere ìsẹ̀sà ọkọ rere àti àwọn kíni principle tí sẹ̀sà ìdólé lórí kí ni àwọn gbòǹgbò kókókókó tí sẹ̀sà ìdólé lórí ẹlẹ́ẹ̀kẹta alìkìtìbàtú wa ahkamuha ìkọnu sómìnrin pé mo fẹ́ tàbí ìkọnu obìnrin sọ́kùnrin pé mo fẹ́ kí ni àwọn ìdájọ́ tó rúpọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kẹrin aqdun nikah arkanuhu àdábùhù àdábùhù wà mustahabbatuhu ìtakókò yìí ìtakókò igi arkanuhu àwọn orígun tó gbé dúró ṣùrútùhù àwọn májẹ̀mú rẹ̀ súnanuhu àwọn súnà tó bá wá àdábùhù àwọn ẹ̀kọ́ yáyí tàbí ìtakókò igi wà mustahabbatuhu àti àwọn nǹkan tí a fẹ́ kó wà nú ètò ìtakókò igi wa níjọ́ ìtakókò igi ẹlẹ́ẹ̀karùn alhukuku azawjiya àwọn ìwọ̀ tí máa bẹ láàrin ọkọ àtaya the rights and duties rights and duties of husband and wife ẹ̀rì kí ni ẹ̀tọ́ ọkọ kí ni ẹ̀tọ́ ìyàwó kí lójúṣe ọkọ kí lójúṣe ìyàwó ẹlẹ́ẹ̀kẹfà al-khilafat azawjiya ọ̀nà ni àwọn gbọ́nmi sí omi òtó tó máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó bóòlá sí gbàgbòyẹ́ bóòlá sí báálù kí sọ̀rọ̀ náà báyọ́lé lórí kókó ẹlẹ́ẹ̀keje àtọ́láàkọ̀ àtọ́láàkọ̀ ó súnmi ó sílẹ̀ tí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọ̀dọ́kọ ní máa ti wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà obìnrin a máa bèèrè fún gbogbo àwọn dáa yìí tàbádé báàbù zawaj kìtàbù zawaj a mọ̀ rí tí àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n máa ṣàlàyé ẹ̀ mùsùlùmí lọ́kùnlóbìnrin tí àwọn kókó kókó méjèèjì bá yé nínú ọ̀rọ̀ ìgbéyàwó o náà látọ̀ pé ó ní fíkí ìzàwájì ó tí kíni ó ní fíkí ìzàwájì ó gbàgbọ́ yé ìgbéyàwó ẹni tàbáwá kú gbàwà dáàtí ní àwùjọ tààtì lọ́kọjọ láyé 2% Allahu Akbar nínú dá ọgọ́rùn 2% ìdá méjì dá ọgọ́rùn tí máa dápẹ̀ aláàfà àwátápẹ̀ aláàfà gan ọ̀pọ̀lọpọ̀ aláàmọ́ àwátá máa múlò kátọ́ wá bèèrè àwọn jẹ́ ọmọ kankan ìlọ́fà tí gbogbo ẹ̀ fi ń dàrú báyìí lẹ́bìrí pé ilé ọ̀rọ̀ gbọ́ ilé ọkọ ìyàwó ọ̀rọ̀ gbọ́ wàhálà níjojúmọ́ kó wá lè bá ọ̀rọ̀ náà ni àwọn àgbọ́yé tí a mú tó wá sí káwà bẹ̀rẹ̀ yóò bá ní amúkun ẹ̀rù ẹwọ́ olókèlẹ̀ ń wọ ẹ̀wò sàlẹ̀ ìsàlẹ̀ ojú wọ́ lọ sókè kéèyàn tó lè kẹsẹ̀ járí inú ètò pé afẹ́ lọ́pàá fẹ́ níyàwó làbúdá minal i'dad làbúdá minal i'dad oná ń pè ní mọ́ríálà àkọ́kọ́ ní ẹ mímọ̀rọ̀ ní zawal mọ̀ríálàtàlì ọlá mọ̀ríálàtàlì ìdáàdì walisti'dad mọ̀ríálàtàlì ìdáàdì walisti'dad ìgbésẹ̀ àkọ́kọ́ onípalẹ̀mọ́ ìmúrálẹ̀ pé mo fẹ́ ní ọmọ fẹ́ lọ́kọ onígbésẹ̀ àkọ́kọ́ àwọn ọmọ wa bá fẹ́ wọ sùkú kíláàsì a múra alẹ̀ fún wọn preparation gbogbo nígbà ẹ̀ká ní ara báàgì ara bàtà ara wé hmm. aṣọ sùkú ńkọ́ ara aṣọ sùkú a nígbà fọ́ọ̀mù a tún gba fọ́ọ̀mù tó bá yẹ kó má ṣe ìdánwò kó yóò ṣe ìdánwò tó wọlé entrance exam ìgbà mímẹ̀ wá tó sọ yí pé kó tó wá ṣe interview Allahu Akbar lẹ́yìn rítì yóò tún ṣe ọrún interview àwọn àmà rítí gẹ́ni result àwọn àmà rítí result ìsì àbájáde kó tó wá gba admission letter wọ́n àkọ́ list tẹ́mbọ́ àfún ààrẹ skútọ́mọ̀ ìfẹ́ wọ́ tí bọ́dì ní àbídé inú ó tó sọ̀rọ̀ táàmúra náà awá bẹ́ bẹ̀rẹ̀ مرحلة العداد والاستعداد المناسب مرحلة العداد والاستعداد المناسب ó náà ni ìgbáradì ìmúralẹ̀ ní pé a fẹ́ fẹ́yàwó a fẹ́ lọ́kọ tó bójúmu tó ṣe kòǹgẹ́ tó ṣe déédéé gbámiyàn ma múra tí wọ́n ní ìmúra tó múra kùmúra dáadáa tó ààbọ̀ múra ní ẹ̀dẹ̀wà wọ́n náà tá ma lọ skúl tí ìdáwò bá ń bọ̀ kò student kan tí ó ṣeré yóò ṣe gẹ́ni tí ìdáwò bá ń bọ̀ kò sí student tí result tí ó gbọ́ lẹ́yìn exam tán tí ó tádánwò ọba dé o bóyìn bá ṣe múra tó fún ìdánwò ìsinmá sí kòǹgẹ́ torí pé ọlọ́run bá alékẹ́ ọlá kìí ráṣẹ́ àwọn ẹni rí láre àfá wa ń sọ fún àánú wíkan tó sọ báyìí pé kayfa tusbihina kayfa tusbihin zawja ìrẹ ọmọ lóbìnrin ìrẹ obìnrin báwo ló ṣe dìyàwó Allahu akbar báwo ló fẹ́ sí gẹ́ni báwo ló ṣe máa dìyàwó kayfa tusbihin zawja wa kayfa tusbihu zawja wa kayfa tusbihu zawj ìrẹ tó wá jẹ́ ọkọ bóòlù náà fẹ́ alistidad almunasib náà inna min marahil zawaj hiya marhalatul i'dad nínú àwọn ìpele ìpele ìgbésẹ̀ pé mo fẹ́ ṣègbéyàwó mo fẹ́ lọ́kọ mo fẹ́ níyàwó ìpele àkọ́kọ́ òun náà ni ìpele ìmúralẹ̀ wal-isti'dad àti gbáradì wa hiya min ahammi marahili ar-rajul wal-mar'a fi hayatihima wọ́n ní inú ìgbésí ayé ọkùnrin àtobìnrin wọ́n ní ìpele ṣe pàtàkì gan stage yìí ó ṣe pàtàkì inú sẹ̀mẹ́ ọkùnrin àtobìnrin náà wa wujudihima fi hadhihi al-haya àti ìmọ̀ bẹ ní ìgbésẹ̀ ayé wọn tá wáyé ìpele yìí ìpele tí ó ṣe pàtàkì ní inú ìgbésẹ̀ ayé ọkùnrin àtobìnrin àti ìmọ̀ bẹ láyé wọn fàídà àájá ìdádà saliman kánat hayatuhuma azaujiya hayatan sa'ida fàídà àájá fàídà àájá nígbàtí a méjèèjì bá múra dáadáa tí bá prepare dáadáa ọkùnrin tó fẹ́ fẹ́yàwó ó pípí àdáadáa obìnrin tó fẹ́ lọ́kọ ó pí àdáadáa ìdáadáa sẹ̀líman ìdáadáa sẹ̀líman ní ìgbáradì tó ní àlàáfíà كانت حياتهما الزوجية حياة سعيدة wọ́n láìsí méjì ń bẹ ìgbésí ayé àwọn méjèèjì lọ́kọláya a máa jẹ́ ìgbésí ayé alárinrin hayatan sa'ida marhaba akan bàbá wa ẹwẹ́lẹ̀ yóò ma jẹ́ ìgbésẹ̀ ayé alárinrin hayatan sa'ida wọ́n lùgbésẹ̀ ayé aláàdùn wọ́n ní rí wàhálà nùgbésẹ̀ ayé wọn hani'atan sawiyya yóò ma ìgbésẹ̀ yóò ma lọ dáadáa ni sẹ́ntẹ̀lé sẹ́ntẹ̀lé kò ní sígbẹ́mí sí omi òtò wọ́n ni ah Bàṣírù àti ìyàwó ẹ̀ ọlọ́mọ̀ sí wọ́n lórí ara wọn sídíká àtọ́pọ̀ Allahu Akbar ẹ̀tí ẹ̀ ní gbọ́n kankan àbí àbí bí tẹ̀gbọ́ntàbúrú kí ló sì bí wọ́n gbára dáadáa preparation ah. wa marhalatul i'dad wal isti'dad هذه هذه تشمل إعدادهما واستعدادهما إعدادا كاملا في كل جوانبها wọ́n ní ìmúralẹ̀ tá sọ yìí ìgbáradì tá wí ó kó sínú ìgbáradì méjèèjì kó jẹ́ ìgbáradì tó pé tó gbogbo abala abala abala abala tí ó kó sínú ní agbá múra lẹ́dẹ̀ náà wa hatta yu'addiya dawrahuma ìyẹn ní ọ̀rọ̀ wọn lọ́rùn kí ọkọ lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ ọkọ mọ́bá níyàwó náà ni ó sì rọ̀ ìyàwó náà lọ́rùn kó lè bá lè sojúṣe gẹ́gẹ́ bí ìyàwó وإذ طلع بآبائهما ومسؤوليتهما وإذ طلعها بآبائهما ومسؤوليتهما wọ́n ní yóò lè rọrùn fún wọn láti lè bear responsibility àwọn wàhálà àwọn àṣòro tí máa kojú ọkọ tó bá níyàwó tí máa kojú ìyàwó tó bá ní ọkọ gẹ́gẹ́ bí pé àní mo ti dọkọ mo ti dìyàwó yóò lè rọ̀ lọ́rùn láti lè gbé láti lè fara dá àwọn wàhálà àti àwọn ojúṣe responsibility tí ó sì tẹ́lẹ̀ tí ó sì kíni tí ó sì tẹ́lẹ̀ pé ọba tí ìníyàwó hmm. kò sí responsibility kan bó jí ní nǹkan tí ó bẹ́ nìkan kan rò ara ẹnìkan náà ni bó bá jáde tí ara ẹnìkan náà ni gbogbo wù ní ó jí Allahu Akbar bọ́bá wù ní ó jẹun bọ́bá wù sí kí ní ní ó jẹun bọ́bá wù sí lè má jẹun mẹ́tẹ̀bá ní àwọn náà àárọ̀ ọjọ́ kejì ló ti kọ́ ma pọ̀wọ̀ wádá Allahu Akbar tó bá ní ìyàwó tán àárọ̀ ọjọ́ kejì ló ti dámọ̀ tó pé ìyàwó béèrè oúnjẹ ni ó pé àfà <laughs> oúnjẹ o àwọn bàbá wọ́n láti gbéyàwó ọ̀tẹ́jọ́ Allahu Akbar owó ọbẹ̀ ní kíní owó ọbẹ̀ ló ṣòro ẹ̀rí hmm. bẹ́ẹ̀ náà lóbìnrin náà Allahu Akbar gbogbo ń lé bàbẹ́ yọ́ ní rí sí dìde ọrún ni tó ní gbálẹ̀ ni ọkọ lè ń ti yẹn ọkọ ó jẹ́ tí mo rú ọkọ̀ tó ní hmm. àwọn àdámọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní bẹ̀gbà mẹ́bẹ̀ nílé wọn lé àwọn rí sí aago mẹ́sàn ní máa jẹun àárọ̀ aago mélòó aago mẹ́sàn ní wọ́n máa jẹun àárọ̀ tí wọ́n ó wá lọ fẹ́ Bashiru lọ́dọ̀ tí wọ́n aago méje ni wọ́n ti jẹun àárọ̀ ni wọ́n jẹun àárọ̀ tí wọ́n bá wá jẹun àárọ̀ láago méje yóò ti máa dáná látago márùn-ún <laughs> orí ó ti kọjá pé aago mẹ́sàlá máa jẹun àárọ̀ ilé wa Allahu Akbar ilé inú esele ọkọ hmm. ó láti àjọ́ sí kíákíá gbogbo àwọn kẹta ń pè ní ojúṣe nìyẹn tẹ́ ń pè ní tàdíyàt masoliyat àbá àwọn alálẹ́ ọkọ tí ò lè má bá wàhálà dáa bá fẹ́yàwó dáa lè má kò torí ẹ̀lẹ́ kó fi jókòó jẹ́ Abdullah Mas'ud radiyallahu ta'ala anhu radiyallahu ta'ala anhu ó ń jọ́ka náàbí ń bá wọn sọ̀rọ̀ ọ̀tán jẹ́ ọ̀dọ́ ya ma'shara shabab ya ma'shara shabab ní mo pọ̀ ẹ̀yin ọ̀dọ́ man istata'a minkumul ba'a ẹ gbogbo ọ̀dọ́ kó anábí ò ní gbogbo ọ̀dọ́ fẹ́yàwó ẹni ọba ní agbára nínú yí ó ní lókè ní òun kó fẹ́yàwó àdísì náà gùn ńgbàtí tó parí ẹun ní ẹjẹ́ ọba ti lágbára kó má gbàwẹ̀ kó sí kí ni kó gbàwẹ̀ torí díẹ̀ hmm. ni ojúṣe ni bẹ́ẹ̀ lẹ́yìn olè jókòó tẹ́tẹ́rẹ lọ́kọ̀ iṣẹ́ ni Allahu rí nígbà tó bá di pé ọkùnrin mú yàwó wálé tí yàwó náà mọ́kọ wálé kíkí ní kí ẹkù palẹ̀mọ́ Allahu ẹkù múra ẹkù múra ẹkù palẹ̀mọ́ ntókùnù hmm tó bá fẹ́ kí ọkọ wọ́n ní kíní ẹkú palẹ̀mọ́ ẹkú múra tó bá kíyàwó ẹkú palẹ̀mọ́ ẹmọ kú múra pẹ́pẹ́ ìjọ náà jẹ́ bá ń sọ fún ọkùnrin jẹ́ bá ń kí ikú palẹ̀mọ́ tí a ń kí ikú múra àtìyàwó náà láákàyè wọn ò kọjá wípé ọjọ́ marriage Allahu Akbar wedding day làwọn ọmọ ọrùn ti wọn àwọn tẹ́ wá ń kí wọn hmm. marriage lo. Allahu Akbar tó pé jọ marriage one day ni one day kódà hours ni Allahu Akbar àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n ní tí ń bẹ lẹ́yìn ẹ̀fà jèjì lọ Hayyakumullah in tí marriage kékeré kọ́ ṣùgbọ́n yìí tẹ́ẹ̀ tí ìwọnú ẹ̀ lè máa wátàtí wà nú ẹ̀ láti máa àwọn bàbá wa rèé ó yọ ọdún bàbá ti bẹ́nú ẹ̀ wọ́n tó wà mẹ́dì sí torí díẹ̀ wọ́n wá ní wàhádìí ìjàwá ní buhia àwọn bí tí ìyàwó múra lẹ̀ pé mo múra lé ọkọ tí àwọn ọkùnrin ó sì múra lẹ̀ pé mo múra mọ́ fẹ́fẹ́ yàwó ìmúra ìwá rẹ̀ ọmọkùnrin tó fẹ́ níyàwó lè dá sí Akbar ọmọ bí tó fẹ́ lọ ilé ọkọ kò lè dá ṣe àfi pẹ̀lú ìrànlọ́wọ́ ẹn tí ọkọ ràn lọ́wọ́ òun náà ni àwọn òbí ọgbọ́ni ẹni tí ó kọ ràn wọn lọ́wọ́ náà làwọn òbí bàbá àti ìyá rẹ̀ láì gbọ́dọ̀ rẹ̀ ní bí ni Allahu Akbar tẹ́ bá rí ọmọbìnrin kan tí ó gbé ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ yóò yóò lè bàbá délé ọkọ wọ́n ní ah, bóòlù ọ̀ṣẹ̀rẹ̀ fàájí wá rí báyìí ah, kò gbọ́dọ̀ àwọn òbí ẹ̀ hmm. kò sí kíni kò gbọ́dọ̀ bàbá rẹ̀ àti yá rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọkùnrin ìtí wọ́n bèsì lára òkèrè lẹ́yìn náà àwọn àfẹ́ẹ̀sì wọ́n kò pánú gbèsè inú ìmúrádà iná àwọn ulama uddin àwọn náà ni bayan báyìí láà ṣe ṣe tàbátún wà nú islamic organization àwọn organization tí ó bá pé wọ́n bá dángájá ń ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n bá wọn dá sí wọ́n mọ̀ organize single seminar for marriage time to time time time to time kó tó wá kan àwọn gan lára kó tó wá kan ọkọ àti ìyàwó àwọn agbègbè tí àwọn àfáà wò tó bá ti pé ọmọbìnrin ní agbègbè bí mẹ́wàá Akbar tó ẹgbẹ́ ọmọkùnrin ní agbègbè mọ́kànlá wọ́n fi kan kún wọ́n sì gẹ́ni wọ́n fi kan kún tọkùnrin tó bí ẹ̀tọ́ tóbìnrin hmm. agbègbè àkọ́kọ́ aljanibu arruhi ìgbáradì ìdàgbàsókè ẹ̀mí ìgbáradì ìdàgbàsókè ẹ̀mí spiritual preparation spiritual preparation for marriage ìtún ẹ̀mí ẹni sí tó pé mùsùlùmí hmm. ẹ̀dá sọ kí ni mùsùlùmí ni ọ̀rọ̀ maris rí ọ̀rọ̀ ẹ̀mí ni Akbar ọ̀rọ̀ kan ní ń bí ọ̀rọ̀ àkídà ti wọlé nù Allahu Akbar ibi kí ni ibi tọ́rọ àkídà tó gbà wọlé rèé torí díẹ̀ jẹ́ ń pè ní tẹ̀rìbíyàtò rohiyan spiritual training ọ̀rọ̀ yẹn ni fún ta ní fún ọkọ àti ìyàwó tán fẹ́ fẹ́ra wọn mélòó ló wá ma ti jẹ́ dáńsọ̀ abala kejì alìjánibu alìkúlùkì o náà ní ìgbáradì ti wà mọ́ra moral preparation for marriage character preparation for marriage ìwà ìwà tó ẹ̀ká bá lára tá a bá gbé ní mùsùlùmí lọ́kùnrin àtobìnrin torí pé afẹ́ bára wa lónìí àsìkò ni afẹ́ bára wa lónìí ọ̀ràn yẹn ni ká níwà tẹ́sìmúwà Allahu yóò bá ní obìnrin sọ wà nù olóhùn lórí ọkọ ayyakumullah obìnrin tẹ́gẹ́ ní obìnrin sọ́wà nù wà lóhùn lórí ọkọ ni <laughs> orí bẹ́ẹ̀ náà lọkùnrin sọ́wà nù olóhùn lórí ìyàwó ọkùnrin náà sọ́wà nù olóhùn lórí ìyàwó ni musa máa mú bọ́ ni musa máa mú bọ́ ni wọn ò dúó kí ìsàrẹ̀ ìrí obìnrin kí ìsàrẹ̀ ìrọ́kùn kí ìsàrẹ̀ ẹlẹ́ẹ̀kẹta alìjẹ́ àníbú alìjásádìí physical preparation physical preparation ó ní pé ìgbáradì ti ìlera hmm. ìgbáradì kí ni títí ìlera àlàáfíà ìyí sọkọláyà pẹ̀lú ẹgẹẹgẹ Allahu Akbar ìyàwó ọgbọ ẹgẹẹgẹ ọkọ gbórí ẹgẹẹgẹ iṣẹ́ ni hmm. iṣẹ́ ni agbọ́dọ̀ wà physical fit we must be physically fit. ẹ̀sìn wo fi ọ̀rọ̀ lera ṣeré ana muhammad sallallahu alaihi wasallam inú sọ́yí muslim ó ní alimumni qawi khairu wa habu ila allahi min alimumni da'if wa fi kulli khair aw kama qala sallallahu alaihi wasallam anabi ní mu'min tó lókun lára olùgbọ́lọ́wọ́ bá gbọ́ tó lókun lára ó lóore ọlọ́run sì nífẹ̀ẹ́ sí ju mu'min ní ọ̀lẹ lọ gbọ́n gbogbo mú ní lórí ń bẹ lára wọn tó ń fi hàn wípé ọ̀ràn yẹn ni kí ọkọ tó fẹ́ fẹ́ yàwó kó wà heavy kó ní kíni kó ní àlàáfíà lára ìyàwó náà ńkọ́ kó náà ní àlàáfíà lára tó pé ìgbéyàwó bí àlàáfíà hmm. ilé ìbírígbà mi ń bẹ tí àárín ọkọ àtàwọ̀ dàrú ẹjọ́ yìí ò ní ṣe wá rò kò sí síta àbá ní so ní ni tó pé igun àárọ̀run ni ara ayé sèrè ní máa so àárọ̀run èso ẹ̀nàmì <laughs> ní lọ́dọ̀ Yorùbá ní àpamara ni ó gbọ́dọ̀ dún kí sára ayé lọ́dọ̀ àwọn Yorùbá <laughs> ọkọ ní olókun ara tí ó sọkọ láyá dáadáa Allahu Akbar ilé sì ń ilé sì ń tàbí pé ìyàwó náà ní olókun rárá dáadáa kò lè satisfy ọkọ ẹ̀ wàhálà dé àbí onídé wàhálà dénú الله لا إله إلا الله